ilé ìgbà tẹ́lẹ̀ tó bá dà امرأة أبي سفيان صاحب الحرب رضي الله تعالى عنه أجمعين أرى وجهه tí a ń ká ọ tí ọjọ́ ìgbé ọ̀dà àtìwáyàwó wa ti tó ọgọ́rùn ni mọ́dà ọmọ gbajúmọ̀ láti pèsè àti ọmọ èèyàn pọ̀pọ̀ irúgbí tó lóò ti máa bọ̀ confidence ti fi gbésẹ̀lú yóò yàtọ̀ sí àti òtò irú obìnrin bẹ́ẹ̀ ọ̀lẹ́kọ̀ọ́ kí ó gbé pẹ̀lú ẹgbẹ́ ọ̀rọ̀ kọ́dà àti àwọn ọmọ yóò àti àwọn ọmọ yóò nítorí wípé ẹ̀tọ́ wà kó ọmọ ẹgbẹ̀ lọ́rọ̀ olùwà ṣùgbọ́n bèèrè wá wá ìwé obìnrin ilé pàtàkì pẹ̀lú bàbá ọkọ rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn ọkọ rẹ̀ ìdàṣítàlùpọ̀ àlẹ́ ìhà ẹ̀yìn dàrẹ̀ jọ fi wọ́n papọ̀ lọ́wọ́ láti gbé ẹ̀ẹ́dín yìí sábòsí ìyàwó mi o lọ́dọ̀ ara sì máa oní ẹ̀rí o. Ilé wa ń bẹ̀rù láti ní o ṣùgbọ́n ó tún wá ní èrò ìsẹ́tọ̀ lẹ́yìn ìrú lẹ́yìn báyìí jẹ́

láti máa gbé mu lé ìyàwó ibi tá a bá ti sọ fún ọkọ obìnrin àṣàyẹ rẹ òun ló ṣe bí mọ́sára wa ni. àwọn ọmọ ní fàáyínká na àrùn àbáwá ìdáwò mọ̀tájà ìdáwò tó kánú àwọn òbí méjèèjì tí wọ́n fi ọ̀pọ̀ tí wọ́n bá bá bùkátà fọmọ wọn. kí ẹ̀ bùkátà bàbá òun náà màmá kò rí náà ìdára tó bá ní ti lé fún wọn náà lọ́pọ̀ bẹ̀ẹ̀bẹ̀ẹ̀ nígbà míì wọ́n lọ ọmọ sọ̀rọ̀ ìyàwó lọ́rẹ́ ìlú àwọn eléyìí òṣìṣẹ́ náà ti tóbi ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ wọ́n lè rà olóòrè wọ́n lọ olóòrè lọ́nà lọ́nà ìpínlẹ̀ ọlọ́run ti ti ń kò wáyé. nípa abẹ́ká gbọ́yé ilé tí ìyàwó gbé àtàwọn tí ọ̀sọ̀ ti ti ilé jẹ̀mọ́nà ó dé lórí. Bàbá àta ọmọdé pẹ̀lú pẹ̀lú èèyàn. Tí ó bá jẹ́ wípé bùkà àtàkì wọ́n fẹ́ jẹ́ wíwọ́n pẹ́ pẹ̀lú wa, obìnrin ni wọ́n máa rọ̀ ní gbogbo jọ kó sì sùúrù. Lè á nà bí rọ̀ á, bí á ń dáwọ́ sí á, mi kó sì ìṣọ́ sí á máa. Tí obìnrin bá ń lẹ́rù àwọn èèyàn láti rí ìyẹ́ èèyàn kẹ́ láti bàbá èèyàn kẹ́ kò sí tó tó nínú pé ń pọ̀ kọ́ fàlàfíà dé ṣùgbọ́n táwọn ọ̀pọ̀ yìí ní ẹ̀yìn òbá ni pé omi lómi ilé tọ́pọ̀ ẹ̀sìn sí àgbóyé lọ́nà òun obìnrin ìyàwó ti wà ní sẹ́yìn má fi ọ̀rẹ́ ti tó wà láàrin 我包了，你包了。我讲了，我，我女武师也不管你。 wrong with it. Please, you know, what's wrong ìgbẹ́rùn-ún ìyàkùnkùn ọmọ ilé ọ̀fẹ́ ìgbọ́ tí wọ́n ọ̀bà tààlẹ́kùn wọ́n tààlẹ́kùn lè sáà tí wọ́n bàbà alóòkùn rẹ̀ wọ́n lọ gómìnà jẹ́ àwọn tí bí fẹ́rẹ̀ sí nínú ṣẹ̀ríà tó bá ké tàbí wọ́n ti ṣẹ̀ríà pọ̀ bẹ́ẹ̀ tó ní túnmọ̀ bí i tí wọ́n dà náà ní pé kọ́kọ́ kọ́lọ̀ rẹ̀ wá ìlú ní ìkó obìnrin lórí rẹ̀ kò rí bẹ́ẹ̀ màmá jẹ́ ẹ̀yẹ́ o ariwo ni àròká ni tí wọ́n bá ti ṣẹlẹ̀ fọ́rọ̀ ìyẹ̀ o onítorí ẹ̀rọ mẹ́ta lẹ́sìn lẹ́ẹ̀kan náà èyí ló lọ́ọ̀dì àdúgbò lè ní ọ̀dọ̀ abọ́ méjì àwọn mẹ́rin náà làwọn àpúlẹ̀ àwọn mẹ́rin bá a ṣe lábùjọ ti lé tí wà lẹ́yìn bá pọ̀ bẹ́ẹ̀ àwọn ni wọ́n fà padà tó lè láti kí ni o tó bá gbà wọn àti ilẹ̀ dáṣẹ́ ìlú ìyọ́ wà wá pé ẹgbẹ́ òun ṣé bá ń tí ń sí ọbẹ̀ wọn ẹ̀sẹ̀ pé kí wọ́n má jẹ́ ẹ̀sìn ọ̀sọ̀ pé kí wọ́n má jẹ́ ọ̀sọ̀ ẹ̀sìn ọ̀lẹ́ ẹ̀sìn ọ̀wọ́ má jẹ́ ṣùgbọ́n nígbà tí ẹgbẹ́ ọmọ ìlú ìlú ọ̀dà tó bá ń báyìí nípò lè yẹn ni pé pẹ̀lú èèyàn àti àwọn tí ọkùnrin náà balẹ̀ pé kò sí gbómi gbámi sórí òtó wọ́n ní ìgbà ìyàbá

不见，不见，不见，不见。 àwọn ọmọ rẹ tọ́jẹ́ kò ní kí wo fún ọ àdúgbò rẹ pé ètò ṣúpọ̀ ṣúpọ̀ ní kíláàsì nàìjíríà ẹ̀já wọn máa gbé kíláàsì nàìjíríà àwọn ọmọ yìí bóyá wọn ti gbà mí èkú ni ó àmì wọn jọ sí ẹ̀kú ni ó àmì wọn kú wà láti ní o tó kọ́ sí ìmọ̀ bẹ́ẹ̀ tó kọ́ wá rí wípé àti ìgbòkè lọ́fẹ́ pọ̀ yọ àwọn oṣù ní ìgbà wípé gbogbo ìgbà tí a bá lọ àdíìsì fún ọkùnrin láti tàwa sáà ẹ̀bẹ̀ ni ó pọ̀ fún lọ́dọ̀ obìnrin tó ní ọba máa fún rẹ̀ ṣe rí àná kí ni ẹ̀rí wa ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ màlì mọ̀mọ̀ bí i à tóbi bá wá jẹ́ ẹni tí èé ṣe ọmọ èèyàn láti kó sábẹ̀ nọ́mbà náà nílé wọn tí wọ́n bá na owó kèrè wọ́n ní ìwà ìyàtọ̀ dáná láwùjọ irú obìnrin bẹ́ẹ̀ wọ́n ní pọ̀ lẹ́kọ̀ọ́ kọ́ sọ pé kọ́kọ́ ọmọ lórí òwe pẹ̀lú àwọn fámìlì rẹ̀ tí a mọ̀ pé wọ́n ti sọ di bọ́mọ́bá ti rí làásàmì rẹ̀ ṣùgbọ́n obìnrin náà ìdá ìdáwọ̀tọ̀ àlàbáyà ìdá sọ kọ́kọ́ rẹ̀ ní ìdílé pé pẹ̀lú àwọn ẹ̀sìn yé o lóòótọ́ ààyè ilé wa ikú ọ̀pá wá o ni ó jẹ́ bá fún mi ìdí màmá ẹgbẹ́ nǹkan mi o tọ́kọ wa ìsìn náà kò lè jẹ́ má padà o. àwa kọ gbogbo nǹkan àti ọ̀fẹ́ ara wa tí àgbéyàwó méjì pọ̀ sí ilé kankan náà kí ni tọ́jú ọ̀sẹ̀ wa kí ni tọ́jú ọ̀sẹ̀ wa ìtọ́jọ dè wá àti ìtọ́jọ tú wa òun ni méjì ló pèsè àwọn tí ń gbẹ́sì yìí tí ń rí wípé nǹkan fi sọ̀rọ̀ àwọn òní bí àwọn fún àdá yìí lọ́sọ̀ kò ní ọ̀pọ̀ ojú tàbí wọ́n jọ pé aṣọ irú obìnrin tí ọ̀ kẹ́kẹ́ ẹ̀jọ́ lábẹ́ òkú àyè àkọ́kọ́ rẹ wípé ẹ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pèsè àrídọ́ kíchìn kankan náà ẹ̀jọ́

àwọn májẹ̀mú bẹ́ẹ̀ bá jọ fúnra ní èrò tó tóbi ju rẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ tètè máa pẹ́ ó ní gbogbo májẹ̀mú tó bá so mọ́ nǹkan ìfisọ abẹ́ ara rí kẹ̀kọ́ májẹ̀mú ìmọ̀ àjẹyàwó rẹ̀ ìmọ̀ àjọkọ̀ rẹ̀ ẹ má fi o láàrin ara yìí ìdí ìfàjọwádé rẹ̀ àwọn mímọ̀ ọ̀rọ̀ wọn pọ̀ sí èsì kékeré àwọn ànábílà àwọn ní mo fẹ́ gbéyàwó gbogbo mọ́jàmú ló kà ń bá jọ làálẹ̀ fúnra wọn tí èsì ṣe wípé èèyàn pé tẹ́ ẹ bá ti ṣe náà ó ti di náà náà. obìnrin ní èmi ò lè mọ́jàmú kejì o ìyẹn má ní kàkà o ìyẹn o ṣùgbọ́n ẹ ṣàdéhùn fún mi pé gbogbo Thank you. ṣé ẹ̀sì mọ̀ pé in tí wọ́n ń wọ ọkùnrin parọ́ tó bẹ̀rẹ̀ bá ní kó ṣe mẹ́jẹ̀ lóko o náà ní pé ó ti kà sí pé lọ́dọ̀ ọlọ́run kò sóbí tó tún lè dáadáa ìlà àbòsílẹ̀ àwọn ànábìlà ní gbogbo tó bá ti gbọmọ́ àdéhùn báwọn èèyàn wọn bá pè é ṣàfihàn ní oṣù lọ́dọ̀ ṣùgbọ́n àkọ́wọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ wọn gbogbo tẹ́lẹ̀ mímọ̀ sọ̀rọ̀ wọ́n wá ní pé mẹ́ta ni àdéhùn ibi mẹ́ta lọ́nà. Májẹ̀mú náà fi fẹ́ra wa mẹ́ta náà yóò kù sí. Má wàjábà ní wàfá, má yẹ̀ ní wàfá kù yìí. Àwọn kan bẹ májẹ̀mú náà bá ṣe ń bàbá ṣe Emmanuel who تتجنبنا برضو عقل bàbá wọn máa ń bẹ láyé ìyá rẹ̀ láyé ọlẹ́bí ọlọ́rọ̀ kúrò wà náà wọ́n yà lórí ní bá ti sọ pé ní jimá ètí ọba ti tẹ̀lé kọ̀ lẹ́jẹ̀ náà ti ọwọ́ àfa àwọn tó sọ wò yìí wọ́n rà ní ẹ̀tí bá dájọ́ kí ni ẹ̀yìn ah, ah, ah, wa. àǹtí àbí gbọ́sẹ̀dì ọ̀nà ọba tó kọ̀ ṣe ló bá ṣe wì. bàbá rẹ̀ ìmọ̀ ọlọ́run bàbá rẹ̀ táwọn ọ̀rọ̀ bá ní ègbò ọ̀tọ̀ rẹ̀ èyí ìyá wá sí pé ọlọ́run kí ọdún yẹn máa dàbíkọ́ kí wọ́n náà ẹ máa pàlọ́pọ̀ ọlọ́run ẹ máa dàbíkọ́ ẹ máa sàánà òrukàn ẹ máa sàánà rẹ̀ òkè àgbàrọ̀ ìlóbi bàṣí inú màálù olóòrùn ìdílé náà sàlá lọ́sọ̀rọ̀ rẹ̀ ẹwọ̀ rẹ̀ ìgbọ̀ rẹ̀ tó gbogbo tó wà ní ìfẹ́ rẹ̀ láyé ìṣe gánà àwọn wáyé ọkọ̀ àti mẹ́jìlá nínú ìlú ìlú ọba àpùlà ọba mẹ́rin la yọ̀yá àrẹ ìlú díẹ̀ díẹ̀ ó tí kọ́ mọ́ nìkan wọ́n lọ ẹ̀rọ tí ọba bá kó bá nàbí kọ́ máa fi sí ọlọ́ nígbà tó kù díẹ̀ láti tó ìlọ́sìn náà èrò làwọn ẹ̀kọ́ lè bá kó dúkìá wa nínú ẹ̀kọ́ dúkìá yìí àlébìnrin wo dúkìá jẹ́ mú èèyàn bí àti tọ́ba dàbí bí wọ́n kó papọ̀ rẹ̀ mo wọ́n fẹ́ẹ́ kí ọ̀sán àbúrò nìkan mi kọ́ fẹ́ kúrú ní àdé òkú àdé ọkọ̀ ó sì ní oṣù tó yẹ lọ. ìdàkejì ìwọ àbá àtọ ọkọ máa ń kéwù tọ́ wá sọ pé ìwọ ló fi lọ ọkọ̀ ní tipátipá àbí ọmọ ń wọ̀ ọ̀sọ́ nípa Ibi ìdíje olùdíje àti ṣẹṣẹ akíndé ọkọ̀ ìgbàlódé wa yóò wá gbọ́dọ̀ wọn kájà.

tí a ti gbẹ́rù méjì wọ́n sọ́rọ̀ àní ìtò mọ́ sọ wípé sábà kò ṣẹ́kù lọ́yìn ṣẹ́kù ha èyí kéyì mẹ́jẹ̀rọ tó kèé dájú òṣèlú tí ọ̀pọ̀ àti tẹ̀yìn lọ́rùn ẹ̀sọ́ kò fẹ́ mẹ́jẹ̀rọ ọlọ́run sáájú mẹ́jẹ̀rọ rẹ̀ abẹ́ ẹ̀yìn ọlọ́run bá fi mẹ́jẹ̀rọ tí yàn mọ̀ lókè oṣù àríwẹ̀ obìnrin sọ fún ọkọ rẹ̀ ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà wọ́n ó sì pẹ̀ ní àkọ́bí àpògbéga kò sí mọ́tò ní pamọ́ ẹ̀ ẹlòmí àwọn sọ pé kí ni pọ́ńdẹ̀ wọ́n lẹ́nu àwọn kó wọlé bí ọkùnrin sọ wọn ẹ̀ sì mọ́ mọ́tò fún ọdá mẹ́ nígbà wọn lẹ́nu kó wá ní àwọn wọn kò kó lè ṣe mẹ́rin ojú lẹ́nu ní ìlú ọ̀tọ̀ omi kó owó kó owó kó owó sọ̀dá àti ọlọ́ èyí náà ló kó fún 9,000 kó wọ́n bá mi sí wọn ẹ̀rú sì ti di etí lọ́wọ́ làbá wa sọ pé pàmò lẹ́ẹ̀kan ọba lọ kó bẹ̀rẹ̀ owó gáàsì ọdún tó gáàsì lọ́dẹ̀ rà owó gáàsì náà lọ́dẹ̀ tó ń bá pàmò lẹ́ẹ̀kan pé oṣù mẹ́ta kò sí lóòrùn ní ẹgbẹ́ náà ìyàwó sì máa sí oṣù mẹ́rọ wọ̀ bóun ní ṣe fẹ́ kó mọ ẹgbẹ́ lọ sí láti kó làbá sí mẹ́ta láti dáadáa jẹ àwọn pọ̀ ọkùnrin ó lè nínú ìsìláàmù ọkùnrin lè kó lọ lé ìyàwó ẹ̀ tí ó kù balára obìnrin tó sọ̀rọ̀ ìgbọ́n ó wá kù síbi kan máa mú ilé yìí wá wọ́n lé wọn kó láwọn òbí ẹ̀sìn bàbá السادات والعلماء àwọn tí a ń darí àtàwọn àpá kí ìtumọ̀ rẹ̀ torí náà méjì ìrọ̀lọ́ fíì kí wọ́n dásọ́rọ̀ aráàlú wọ́n dásọ́rọ̀ ẹ̀lúwé ṣùgbọ́n sí tọ́lọ́ ni a ń dá sí àti ẹ̀kí ń bẹ̀ sáàkà sí lẹ́nu ẹ̀kùn fún àbájúwáṣì ọmọ sí méjì lọ ẹnu pé nígbà tí ìjọba tó tọ́ ní kàwákẹ̀ ṣọ́ọ̀pù lọ bí 1000 from number 18 àti 21 òun ni ti ọmọ pdp tàbí ti apc wọ́n wọ́n ọgbọ́n ìrìn àti dáwọ̀ wọ́n wà gbé ní tí ọmọ ọ̀hún gbogbo ṣọ́ọ̀bù wọ́n wà nígbà wọ́n láti nípa ọgbọ́n kọ́wọ́ gbogbo ṣọ́ọ̀bù mẹ́mẹ́ pé ilẹ̀ ìjọba ìjọba fẹ́ lòkùn àtúnyẹ̀ méjì ìsìláàmù àìsí bá ní ìlànà abẹ́lẹ̀ àìsí ìmọ̀ ìwáàsì máa àìsọwáàsì ìwẹ́kọ̀ọ́ sí ẹ̀lẹ́ jẹ́máà àti gbọ́ọ̀ wípé ìgbà wo alásùnmọ́ èyẹ ti gbébẹ̀ àjọmọ̀ láàrin ọkọ àti àwọn òní kéèké pé àti ìbá káàkiri ti mọ ìyàwó rẹ̀ tí òun tó ààrùn ìtàǹkà lọ́gọ́wẹ́sì ọlọ́dẹ̀ ọ̀hún ọjọ́ mọ́jọ wọn máa ṣayé fún àwọn dákùn àwọn ni ó jẹ́ máa ṣayé wa lọ́nà tí ó bà lọ́nà wọ́n láti ṣẹ̀ṣẹ̀ mọ́jọ alẹ́ ò mọ́jọ

yẹ̀wò yẹ̀wò ní òye wọ́n sí ọba títà lẹ́nu wà fún wa ọlọ́ọ̀bá àwọn alọ́rin márùn-ún ọ̀tà ní lọ́wọ́ ní wọn lórí ìwọ́n rẹ̀ lẹ́kọ̀ọ́ sí rẹ̀ ìwọ ni ọba ní ilẹ̀ ìlú wọn rú apádẹ̀ ìlú fuwaró àgbẹ̀ àtìlára الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعلمون أحمد الله جل في علاه وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية طريقنا إلى أولين بل هي وصية للآخرين وقد أمرنا سبحانه وتعالى بهذا في كتاب العزيز في مواضع كثيرة قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا لقد أنزل الله الكتب ووصل الرسل لئلا يكون النسل مؤدة بعد الرسل وبلغ لنا رسول الله صلى الله عليه وسلم ما لكل من الزوجين من الحقوق وقد ذكرنا بعض ما على الزوج لزوجته من الحقوق حتى وقفنا على السكنة فالسكنة على الرجل لا بد للرجل أن يوفر لزوجته مسكنا منفردا يكون فيه نرافق نرافقه من مرفعين وبيت الخلاء أمنا الإسلام اختلف أهل العلم في إسكان الرجل أقاربه مع زوجته لا بأس بها إلى أن هذا لا بأس به إذا لم تتضرر به فإن ثبت أنها تتضرر الرقيق والوضيع فإن كانت المرأة شريفة لها أن تمتنع من أن تدخل مع أقارب زوجها إلا إذا اشترط عليها زوجها حين العقد فإن رضيت بذلك فلا بأس به إلا إذا كانت مره بعد أن وافقت لا العمل ذلك أما إذا كانت المرأة وضيعة قال المالكية للزوج أن يسكنها مع طالبه إلا بشرط أن تشترط هذه المرأة على زوجها أنها لا تسكن معه ولا مع أحد من أقاربه كيف لا؟ وقد جاء في الصحيحين من حديث عمر بن عامر رضي الله تعالى عنه وارضاه ترك رسول الله صلى الله عليه وسلم اياكم والدخول على النساء فقال رجل الانصار يا رسول الله افريت الحمر قال الحمر الموت بارك الله لي ولكم في القران والسنه نرى اياكم بما فيهما من الذكر العليم، فقل ما تسمعون استغفر الله العظيم لي ولكم فاستغفروه انه كان الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين صلى أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا كثيرنا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن للمرأة غرفة واحدة مستقلة بمرافقها وهذا على زوجها كما قرر بعلمه لذيذ الاستمرار لقول الله تعالى أكثرهن من حيث فكرتم يوجدكم فإذا أوجب الله سبحانه وتعالى السكن للمطلقة فالمرأة التي في سلم النكاح أولى بالسكنى وقد قال الله سبحانه وتعالى وأشرهن بالمعروف ومن معاشرهن بالمعروف إسكانهن أمتنا ولكن هذه الشروط عند العقل استحق على الوفاء بها رسول الله صلى الله عليه وسلم هذا الذي جاء في الصحيح من حديث عقبة عن أيضا أن الرسول صلى الله عليه وسلم قال إن عقى ما عقيت إن حق ما عقيتم به من الشروق ما استقبلتم به الفروض وهذا الذي جاء من حديث مسرى ابن مكرمه قال سمعت رسول الله صلى الله عليه وسلم لا ترسيه ولا فأثنى عليه فأحسن فقال حدثني فصدقني ووعدني فأوفاني ao vale أوقاتنا للخشوع من الشروق أمة الإسلام ولا بد من من الوفاء بكل شرط وامر كتاب الله هذا الذي جاء رسول الله صلى الله عليه وسلم حيث يقول المسلم مشروطي ما وافق الحق وقال صلى الله عليه وسلم في روايه المسلم مشروط الا شرطا احل حراما او حرم حلالا ولذلك ما جاء في ملزم الصغير لمن قرن حديث جابر الله رضي الله تعالى عنه وارضاهما حين ذكر صفان الى ابو مبشر انه بنت البراء ابن المعروف انه يريد ان يتزوجها فقالت يا رسول الله اني احب ذلك الا أنني قد اشترطت على بعدي ان اتزوج بعده اخي امه الاسلام واعلم ان الله سبحانه وتعالى طلاق وهو القائل يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين ولا بد أن نتعامل فيما بيننا معاملة واضحة بينة موافقة للكتاب والسنة ولأن الرحمن سننتقل إلى الواجب الراقي للمرأة تطلق قائمة إن كانت امرأة نسأل الله ربنا أن يجعل وإياكم ممن يستمعون القول ويتبعون أحسنه اللهم ربنا عزيزا لنا والمسلمين اللهم ربنا اعز الاسلام والمسلمين اللهم ربنا اعز الاسلام والمسلمين ودمر اعداءك على اللهم ربنا دمر اعداءك على الدين واستقم لبلد المتفرقين من المسلمين والجنة في كل مكان اللهم ربنا انصر اخواننا المسلمين في كل مكان اللهم ربنا سدد رميهم اللهم سدد رميهم اللهم سدد رميهم اللهم انصرهم ولا تنصر عليهم اللهم انصرهم ولا تنصر عليهم كلهم معينا ونصيرا يا رحمة الرحيم ثم معك واعلم أن سبحانه وتعالى أمره بأمري بدأ في نفسه وثنى بملائكته وثلث بهم قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم وصالح المسلول القائل من ذلك من صلى عليه صلاة صلى الله عليه وسلم اللهم ربنا صلي وسلم وبارك على نبي الكريم وعلى الأنبياء وعلى الرحمن المدعو الرحمن العالمين